الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى atọrọ alikun kí a ti gẹ̀ fún annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn masáyìí ta ń ṣàlàyé lọ́wọ́ insha Allah níbi sharhu bulugul maram ti Shaykh Abdullah al-Bassam rahimahullah onáni ọ̀rọ̀ adhan ọ̀rọ̀ ìrun pípé adẹ̀tìkàmọ́ ahadith kathira àti káwọn ahadi kẹfẹ́rọ um, léyìí tó ṣe pé mọ̀ ń pè ká lọ sí um, the next babu ni inṣáàlá ilé tó kù ní báàbù ṣuruti sọ́lá báàbù ṣuruti sọ́lá àwọn kí láwọn májẹ̀mú irun léyìí tó ṣe pé gùdọ̀ wà níbi sọ́lá kó tó di pé ọlọ́bọ̀ tẹ̀wọ́gbà irun sọ́lá tó bẹ̀ onígbẹ̀láwọn ṣurut àwọn ṣurut tí yíó fufil kí ẹ tó wọnú so gẹ́gẹ́ bá ṣe ní àwọn shurut gẹ́gẹ́ bẹ́ẹ̀ la ní àwọn arkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a ní àwọn wajibat gẹ́gẹ́ bẹ́ẹ̀ la láwọn mubtilat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí nínú so قال الله تعالى أن علامات الساعة faqad jaa ashratuha ay alamatuha wọ́n ní tán pè ní shurut kí náà pè jamu ní bí plural ní ọ̀rọ̀ àkójọpọ̀ ní mufrad ní pè ní ashartu so nínú èdèdè ní òun náà pè ní alàlámà àmì tán fi ń dá nǹkan so ìtumọ̀ rẹ̀ ní wípé òun lọ́lọ́ Qur'an ikú faqad jaa ashratuha ay ashorotu yawmil kiyama ay alamati yawmil kiyama ọlọ́run ní àwọn àmì rẹ̀ dẹ̀ ti wá ay yawmil kiyama gbogbo àwọn àmì tí a fi mọ̀ pé yawmil kiyama ti súnmọ́ gbogbo ló ti wá tán kódà nínú àwọn àmì pé yawmil kiyama ti súnmọ́ òun náà ni bi'ithatu rasulillahi sallallahu alaihi wasallam òní ríran annabi muhammad sallallahu alaihi wasallam annabi ne bu'ithtu bayna yaday as-sa'a أو كهاتان أو كهاتين فرفع سبابته والوسطى so anabi sallallahu alaihi wasallam ó ní wọ́n rẹ̀ mi èmi àti sáà gẹ́gẹ́ bí ìka méjèèjì ni anabi wá na ìka index àti èyí wà láàrin èyí tó so léyìí tó ń túmọ̀ sí wípé àwọn ashratu sáà ti wá ó kàn kó àwọn ashratu al-kubra ó kó àwọn ashratu al nínú àwọn aṣùgbọ́ alùkúbọ̀rọ̀ tí ó padà ṣẹlẹ̀ tí ó fi mọ̀ pé lẹ́yìn ilé ìbá yíó yawmal kìyàmà ní kàmà rí ti báyìí nínú ẹ̀ ni àdàjál kí dàjálì wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nùzúlù Ìsá a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kínagbé Yájúj wà Májúj gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdábà gẹ́gẹ́ ni àti àwọn àmì tó jẹ́ àwọn àmì kúbúrọ́ tó tóbi mọ́ wà jẹ́ kó yà ọlẹ́nu ìwọ mùsùlùmí tó bá ráwọn kàtàn gbìra mọ́ mùsùlùmí tó jẹ́ pé in reality hum munafiqun wa laysu minal muslimin munafiki ẹ̀dá láwọn tí wọ́n àwọn ń pè ní wa rawafid má jẹ́ ó yà ọlẹ́nu tó bá rí tó bá ń sọ irọ́ lásán ni ẹlòmí ò ní US ní dajjal US ní ẹlòmí ò ní kíní kan democracy ní dajjal kódà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́ jẹ́ kó yà ọ lẹ́nu tó bá rí nǹkan báyìí mọ́ jẹ́ kó yà ọ tó bá rí àwọn ahmadiyya kódà àwọn ìlú tí wọn ò fi bẹ́ẹ̀ gbẹ́sìn púpọ̀ gan wọ́n declare ahmadiyya as minority so mọ́jọ yà ọ lẹ́nu tó bá rí ara mahdi gulam ahmad léyìí tí ọkùnrin tí ń pè rẹ̀ lánàbì ní india táwọn britain tán wọ́n sáàrin wọn láti ibi àrin wọn rúrẹ̀ ń gbáyé tán pè ní Gulam Ahmad òun náà gbàpẹ̀ mọ́ra olò ní nǹkan mẹ́ta ló kọ́ra rẹ̀ lẹ́ẹ̀kanáà olò anẹ́bì kọ́kọ́ lòun náà anẹ́bì míì tọ́lọ́n tó rẹ́ lẹ́yìn anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ nù ẹ̀kẹ́jì ó ní òní al-Mahdi al-Muntadhar Mahdi tá nẹ́bì tún yóò wọ́n òun náà tún ní o ẹ̀kẹ́ẹ̀ta ó ní òun ní Isa alayhi salam gbàtẹ́nìkan wá ń tó wá ń tó ń tàìkìrànkì tí ń bèèrè fa ọ̀rọ̀ yìí ma ń sọ fún gáà dó ok hadithi wá wípé Ànábì Isa yóò kíwù lẹ́yìn Mahdi ní ìsinmá Ghulam Ahmad náà ní Isa ohun tó ní Mahdi bó ní ẹsẹ̀ síbá bá yẹjú ẹ̀ ilé ìtò túnmọ̀ kí yóò kíwù lẹ́yìn ara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ẹ̀nà Mahdi mọ̀ kíwù báyìí òun náà ní Isa yóò Mahdi ni hadha kalamun ghayr ma'qul ọ̀rọ̀ tí ò bá láàká ìmọ̀ so alimuhim ni pé intef muhammad pe kazab kazab àkọ́kọ́ ni pé káfíìrì lè tó bá kẹrin lánàbí lẹ́yìn anẹ́bà muhammad sallallahu alaihi wasallam adẹ́bì ni pé lánàbí yá ba'di ọlọ́tù sọ ní Qur'an ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin so anẹ́bì ti ni pé lánàbí yá ba'di kódà nẹ́fì yùnubú wà gan ó tún wà àmùjú nẹ́fì òbí sálà lọ pé kò sí tán pé nàbí kàtẹ̀ tó wá sọ pé ọkọ̀ lẹ́yìn anábà muhammad sallallahu alaihi wasallam ok tí kè bá ń ṣe bẹ́ẹ̀ ni kí ló táwọn sọ̀hábà fi bá musalima tó lùkẹ̀ záàbù jàláyé wa gbàtà nàbí lọ́ta kọ́lá látàáyà nàbí ni musalima ti ń du annabi pẹ̀lú anábà muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni musalima ti ń du annabi kalẹ̀ kódò lọ bá annabi gan ó pàdé annabi nígbà kódà kí amúrù bí nàlá àsìkò tó gba islam ó ti parí musalima tó lùkẹ̀ záàbù ó ti ń kílìm ó bá lọ bá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó lọ pẹ̀lú wáfdù Banu Hanifa ó wá sọ bá nẹ́bí pé tọ̀ ẹ̀yìn kájọ ní agreement wọ́n fún anẹ́bí ní bẹ́yà lórí Islam tó bá lè agree pé tó ń bá ti kú tán òun lò ó di anẹ́bí lẹ́yìn anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó padà kú àyíká ní padà kú tán ó padà kílímù nùgbó wà ó dà lúmọ̀ Islam rú ọwọ́ padà bá wọn padà pádánù radiyallahu anhu nínú àwọn sahaba àwọn ni padà pa níbi ogun al gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ibi Uwais al irú ẹ̀nà níbi Sajah irú ẹ̀nà ní Tulayha al-Asadi wọn padà gba Islam padà níta àmá wọlé yìí kọ́ idda'u an-nubuwwata fakutilu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-Mukhtar wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú tarikhul Islam tẹ́kílẹ̀mù jẹ́ annabi wa ìpé annabi láwọn kó dẹ̀ mí wọ́n kọ́kọ́ kílẹ̀mù pé mahadila wọn tó bá ti kọ́kọ́ ní mahadilo wọn báyìí mọ́ retí pé yóò padà yóò padà kí ní gbọ́nà Ànábì Ìsá kò tó wá ní padà dúró mẹ́ tó bá padà pẹ́ díẹ̀ sí láyé yóò padà lóhun gẹ̀gẹ̀ lọ́lọ́hun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń claim so gbogbo àwọn olóyìn kọ́ àwọn nígbàgbọ́ nínú rẹ̀ àwọ àbá tún nígbàgbọ́ nípa ẹgbẹ́ Ànábì Ìsá ó padà wá sẹ́ sallallahu alaihi wasallam àwọ dàbí àwọn zanadikọ àwọn kan ti ń sọ fún káàkiri kò ní anábi isa alayhi salam ọlọ́run sọ pé kí náà pé wà máa salabuhu wà máa qataluhu wà máa ayà olú tó fẹ́ kí yé jù báhùn lọ́mà ọlọ́run ni wọn ò kàn má gbélébù wọn ò sì pa bal shubbiha lahum ọlọ́run bá jẹ́ orí bẹ́ẹ̀ fún wọn ni àwọn náà wò bí i gbogbo ilé dẹ̀ ní ẹ má jẹ́ kí ojú ẹyìn lójú wallahi tàútí àtún tàútí àn gbogbo ilé ìṣẹ̀lẹ̀ rọ̀ fún nùzúlù àdẹ̀jálì mọ́rùn bí akídàjálì tó dàjálì láwọn ọmọ ogun àwọn náà sẹ́lọ́wọ́ báyìí gbogbo tó jẹ́ àmàbádìí al-Islam ẹkọ́kọ́ wó dánù káwọn yẹn ní gbàgbọ́ ní Qur'an àti súnnà ẹ̀kọ́kọ́ bá jẹ́ kò sí tán pè ládìísì àdìísì olùwọ́n káàkiri àdìísì wo ó wà mọ́ ládìísì èyí sàábé gbogbo kamọ̀bú àwọn sàhábà kamọ̀bú sàábé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ fún dàjálì ni ẹ imagine ẹwọ olú ta wáyé ẹwọ olú ìṣẹ́ ọ̀rọ̀ tó fún dàjálì ẹwọ olú ta wáyé na ẹ imagine pé tí dàjálì bá délé ni ẹwọ bóòlà yóò ṣẹ̀ṣẹ̀ ra wọn jẹ́ ń fọ ní analogy kó lè bà mọ́ pé wọ́n ti kó bá wa already because tí man máa ń sàrán wá sí mi tí ẹ máa ń sàlàyé fáwọn èèyàn tó jòdó ẹlú mọ́ bí i ah kí ni hey wọ́láì tí dàjá lè bá délé ní o lè escape jim fọ́ ní kọ́kọ́ wọ hálù àbáyé o sẹ̀mọ́ mélòó náà need láti fi gbá àwọn mùsùlùmí lọ sí church 5kg péré náà church tó wà lókè mẹ́ lè tó wà lókè mẹ́ 5kg péré òkè mẹ́ ló wà tẹ́lẹ̀ 5kg péré àtòróró agolo mélòó àti ráìsì agolo mélòó kìí ṣe ráìsì báàgì kan o ike mẹ́ràbíkè kan ike méjì òróró gíní kan lọ́bẹ̀ ní tó bá jọ sunday kọjá láwọn ṣọ́ọ̀ṣì wò ó ráwọn yára tán lọ́bẹ̀ níbi òkè ń bẹ̀ níbi kí náà ń pè mẹ́ àwọn aládàmú àbí kí níkan lọ́wọ́n tẹ́ ń ṣe mẹ́rin náà àwọn ilé tí wọ́n àwọn naira bẹ́rù náà lọ́bẹ̀rẹ̀ tán tà àwọn tán kún fún ṣòro àwọn tán kún fún ṣòro tí ṣòro ń bẹnu ilé ayé wọn wọn ò rí ṣòro wọn yanjú wọn sọ fún ọ pé ìṣòro ọlọ́jọ́ pípẹ́ máa gbé bọ̀ wá ìṣòro ọlọ́dún mẹ́wàá máa gbé bọ̀ wá ìṣòro tí ń bẹ lára ti yín ẹ kọ́kọ́ tan náà ìṣòro tí ń bẹ lára ti ẹ kọ́kọ́ tan tán tàwọn fámílì rẹ tán tàwọn tán gbogbo everybody kó tó máa bèèrè pé kí mi gbé ṣòro tèmi wá àwọn mùsùlùmí lọ bẹ̀ bámú sẹ̀mú ìtàn pẹ́ last ìntàpadà ń gbọ́n pé wọ́n sọ mẹ́ ní pé ẹwò ah, ẹkọ́kọ́ kí ní pé ẹjẹ́ kọ́kọ́ dáhùn mùsùlùmí lóhùn náà wọ́n ti pọ̀ jù ẹkọ́kọ́ já dáhùn mùsùlùmí lóhùn náà ó ti gbáwọn àfáyẹ ti tẹ́lẹ̀rọ̀ wọ́n ti sẹlẹ̀rọ̀ fún Dajjal already wájú for example ṣe ìyẹn wà ní olùwà ebi wo ní ń pa wá gbogbo kásí wọ́n pé ah, ebi ń pa wá Nàìjíríà irọ́ ní ń pa ó jẹun ebi ò pa tó bẹ́ ibi kọmọ́ lè jẹun gómọ́ jẹun ẹ̀mí ó ti àkéré jù ó jẹun ẹ̀kan lójúmọ́ kódà bó jẹ́ gáàrí ní kí wọ́n súnjẹ tí kí dàjálù tó dé tó bá kọdún mẹ́ta tí dàjálù sọ̀kalẹ̀ the third alówó kọ̀kọ́ sọ eke amsik thuluthei maik ìwọ sama kọ́kọ́ bá ń di one third omi rẹ̀ múná ìtumọ̀ ní pé omi tí ma ń rọ̀ òjò tí ma ń rọ̀ tẹ́lẹ̀ one one third you will be má jáde that is for third year before the advent of the jaya kí dàjálù tó dé padà ọdún ẹlẹ́ẹ̀kejì ó kọ̀dún kàtí dàjálù dé báyìí ọdún ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ fún sánmà pé kó di òjò méjì ìwálò tí máa ṣẹlẹ̀ báyìí ìwálò tí máa ṣẹlẹ̀ ní ìlú ẹ̀hẹ́ kó di kí náà ń pè òjò two third mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ilẹ̀ ìwọ́n náà di two third tí ń jáde nù lẹ́lẹ̀ mú yóò wà kú one third báyìí okay ó wá di ọdún ẹlẹ́ẹ̀kẹta drop kan báyò ní kánsánmà kan báyò ní yọnu lẹ́lẹ́ wọ́la irúgbìn ẹyọ kan kò ní yọnu lẹ́lẹ́ drop kan báyò ní kánsánmà bá mú kókó bá ń fi rúgbà yẹn bá ń fi rérù sí ìsìn tó jọ ọ̀rọ̀ lójoojúmọ́ tí gbogbo ẹ̀ ń jáde tó bá ń rà àgbàdo lọ tó bá ṣe tó bá ń da kí ní ọbẹ̀ omi kínákí omi ìsanwọ́nù oríwédú sí ma ohun tó bá ń dá sí tó bá kàdà yá nǹkankan ní ohun lẹ́lẹ̀ ma ní táwọn èèyàn lè jẹ nǹkankan sí ní kánsá màmá táìmì wa Madina ìlú méjèèjì nìkan ni o ìlú síti méjèèjì yẹn péré ni o Makka wa Madina lẹ́yìn yẹn kù sí ibi tí ò ní fẹsẹ̀ yíò àmọ́ lọ káàkiri pẹ̀lú oúnjẹ pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn fẹ́ àtowó àtàwọn dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ mọ́jẹ̀mú kan náà ni ó gbàgbé antan ìlàhà ó gbàgbọ́ lọ́lọ́wọ́ bá kò tó lè rọ jẹjẹ ìtúwẹ̀ ní pé tó bá wà láyé ńgbà náà lọ́hun ó lè pọ́síbù kó se kó mọ̀ òyàwó rẹ̀ àtọmọ̀ rẹ̀ ẹ wá wọ àwọn àfá alágbàkò lé ní tán ṣe fátúwá fáwọn èèyàn pọ́lé máa ṣe sí náà torí pọ́n fẹ́sàn 5,000 naira owó jáàmù ikẹ́ ẹ wá wò ya bà tó fẹ́sàn owó jáàmù kò sí tí ó fi ṣe bàbá kan sì ni ó wá òun ó súnmọ́ ní o òun sì fi san 5,000 fún ó wà aláramú lè yíun náà sáramú wà lè yíun ẹ wo àwọn ọ̀rọ̀ wèrè lẹ́nu àwọn àfá tí dàjálì bá dé ẹ ìmájìrù mo ń retí mo ń píkṣọ àwọn fatuwa tí ó mọ̀ jáde ẹgbà tí ó wá sóúnjẹ mọ́ so dàjálì nìkan sí lólóúnjẹ oúnjẹ sì ti báyé yín jẹ́ in tó kùnà ní wípé kò sí dọ̀wúrọ́ ni dọ̀wúrọ́ ni ẹ sọ pé ẹgbàpùn lọ́lọ́run ẹgbàpùn lọ́lọ́ ẹ sọ bẹ́ẹ̀ kẹ́lẹ́bà ríbi jẹ oúnjẹ kìníkà kìníkà ìgbàlẹ̀ mọ̀ ráwọn fàtàwà ó sì fàtàwà rẹ̀dẹ̀dẹ̀ tí mọ̀ fún káàkiri whereas musulmi gbà wọ́n expect pé kíyàn dúó sinsin lórí iman yẹ pé rárá sẹ́ ni dajjal ìwọ ni dajjal tánàbí ń sọ fún wa èyìn ní nígbàgbọ́nù rẹ̀ abadan kò sí tí ó bá ṣẹlẹ̀ àmàmà ìyàn gbà wọn nígbàgbọ́nù dajjal owó wà dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ma ní owó láàrin àwọn àsìkò díẹ̀ tí dajjal rí ànábì Ìsá padà wá àtàwọn àti dajjal gbogbo wọn ni wọ́n padà so almuhim o ní pé àwọn àṣírọ́tù sáà ló jẹ́ pé ìlú àwùjọ tí súnnà bá wà wọ́n ma ń jẹ́ kí ó le fáwọn abú láti wọnú inú àwùjọ yẹn ni ẹwà òjò tí bídíà bá wà àtẹnujẹ àwọn àfáwùsì because ọ̀rọ̀ emphasis gbọdọ̀ mọ́ lórí ọ̀rọ̀ àwọn àfáwùsì àtàwọn àfá alágbàkùn yẹn ìdí ní pàwọn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn aṣẹ́ráwò èèyàn aslan wallahi wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá ní gbogbo àwọn èèyàn aláwùjọ ó pé àwọn èèyàn fẹ́ ṣẹ́sìn àwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ mọ̀ tó yẹ ká ṣe àmọ́ àwọn àfá in tí ò bá dá tó bá ń ṣe tí ò dá ọkàn rẹ̀ ló mọ̀ sọ fún ọpẹ́ tó ń ṣe yóò dá ó kù káwàrá wọn àfá tánwà direct wọn ah, mẹ́mọ́ kọ̀rin mọ́ kò dá mo gbọ́gbà ìkan náà olórin tẹ́ti kú báyìí mo gbọ́ pé nígbà tó náà wà láyé ó bèèrè lọ́wọ́ àwọn àfáǹgbà iná bá ah, ohun tó ń kọ yìí tó dá wọ́n fẹ́ ní kò sí tó sé kò sí tó sé ẹwọ fatuwa burúkú ìmúlọ́wọ́ fẹ́ àkùnrin ah, àrùn mínà náà sí mọ́ yẹ́ ṣẹ́rí láhọ́ hadith ليذل عن سبيله عن سبيل الله بغير علم ويتخذها هزوا aya yẹn àwọn amufasirun ṣe tafsir pé ohun lọ́lọ́ bá ń sọ bẹ̀rùn láwọl hadith onel algina orin àtàmàzàmíru shaitan àwọn oníṣẹ́ shaitan ẹwà ìmájí kó wájá wọn àfá gidi náwà láyé gbà wọn káwà ìpín nǹkan báyìí àkọwádà aráàmù ní ẹmẹ́ṣẹ̀ ilé ni halali ẹwọ báwùjọ wọ́n sì rí lé ni àmá wọ́n ń pariwo wọ́n ń bá ti wájẹ́ lábẹ́ wọ́n fọ́lá àfá tí ó sì ojoojúmọ́ náà àfá kan ń sọ ìsọkúsọ lọ káàkiri àfá ń sọ fún yẹn èyí ṣe wá sí fáwọn yẹn pé ọ̀rọ̀ kí ẹmọ lo gold ó ní kò sí tó ṣe ó ní lóòtọ́ àdísì wà ń bẹ àdísì sí sọ̀híhù àmọ́ Kùránì sọ̀híhù ju àdísì lọ ó ní alhadithu sọ̀híhù wal Kùránù asah ó wá ní ẹwọ́n sọ fún àbúrò pé ẹ̀yìn náà wọ́n ní ìsinmi góòdì kan lẹ́kùn lọ́tí ń tàn kí wá ní ọgbọ́gbù góòdì kí wá ní ẹbọ ẹni ẹ̀nà wọn rẹ̀ wọ́n wù pé subhanallah tó bá ìsọ fẹ́ ní ẹ ah góòdì yíò wà dẹ̀ hadith wà pé ọkùnrin lò wọ́lá olówó wọn bọ̀ street because àwọn olówó gan mọ́ respect àwọn àfáà ṣé pé wọ́n ti respect àwọn àfáà mẹ́lẹ́ níwá because ọjọ́ fi gbágbága níbi ọ̀rọ̀ ayé ni hatta zurtumul maqabir àtolówó àtàwọn àfáà ọjọ́ fi gbágbága níbi ọ̀rọ̀ ayé àkámọ̀ pé àfá lọ síbi wá sí kíní kan olórin kan ṣe kíní kan wọ́n wà ní káà ah, mú lẹ́kì àfá rẹ̀ bà tó débẹ̀ tó rólórin ẹ tó ṣe kókó waves àfá yẹ wá sọ pé kí ló tó ṣe kókó waves kí láfá wà lọ́bẹ̀ kí ló tó fi ṣe kókó waves ní kíní kí ni wọ́n wà lọ́bẹ̀ in the first place kí ló ló ń ṣe ń bẹ̀ kíní kan àwọn eléré kíní nọ́mbọ̀ yìí onílẹ̀ ń dàrú yìí ìgbà wo kí ọgbọ́n wọ sáàsùn ìlọ síbi olórin ìlọ sọ òdodo fún wọn òdodo ni ó sọ fún wọn yóò débẹ̀ ìjámálà yóò gbówó náà o tó bá ti bá kí lóyà yẹnìkan owó yá bẹ̀rẹ̀ sí ní mọ̀ gbówó náà lókù àwọn afá tún kó pos káàkiri sẹ́yìnsì pos ni ìwọ tó bá tún ní káàṣì à ń tó bá ní terminal bẹ́m̀bí ó ti káàdì bọ́ lójú ẹsẹ̀ ni àwọn afá ń justify yahoo yahoo kí ló kù mọ́ tẹ́fẹ́ ṣé dàjálì already finish ilẹ̀ dàjálì ó kàn dé báyìí pín yóò kàn jòkó ó yàtọ̀ sáà lú tó kí wọ́n sí àwọn èèyàn jíná lórí tawhid wọ́n ń ṣe wọ́n lórí sunna wọ́n ń ṣe wọ́n lórí mahabbatu din wa mahabbatu sahaba mahabbatu al-qur'an wa mahabbatu sunna wọ́n ń ṣe wọ́n lórí bugdul kufur wal kufar wal mushrikin wal shirk wal bid'ah àti gbogbo ẹ̀bẹ̀ ṣe fẹ́ fìlú méjèèjì yẹn ríra wọn ni ìlú tẹ́ ti ń sí àwọn èèyàn lórí ìkórìíra ẹbọ ìkórìíra bídíà ìkórìíra àwọn ẹlẹ́bọ gbogbo òfò àtàbúrú àtẹ̀sẹ̀ gbogbo ẹ̀ kíyàn hétí rẹ̀ kíyàn dẹ̀ mọ́ gbógun ti lójoojúmọ́ eléyìí ni tẹ́rìbí àtàgbùdọ̀ máa fún àwọn èèyàn rọ́gùnmẹ̀t ònúfí alhàkìdì hmm? wal mubtilin wal mukhalifin so ibi tá ti lọ ni wípé

àwọn ọmọ wà wó níwò ní girlfriend ní ìsẹ̀bà ìtàsí gbélé ọmọ gbélé bàbá ọmọ akínágbé ọmọ 14 years ọmọ 15 years 16 ó kéré fún marriage àmọ́ kò kéré fún boyfriend ẹ wo bí tí ṣe ìtọ́nù ṣe ṣe kọlù ọpọlọ wa kọ́nà bàbá mọ̀ àwọn boyfriend ẹ̀ yóò ah kí ni ta ní ibo Eh, àwọn ọmọ ayé òdí òsí ìṣẹ́tọ́ àfi bí ọ̀nà ẹ̀ àwọn ọmọ ayé òsí bẹ́ sí bá ń ṣe ẹ̀yìn eh, fún ẹlẹ́ eh, àwọn ọmọ òsí àmọ́tọ̀ mọ́ bá bẹ̀rẹ̀ sí ní mọ́ lo hijab tí ń kalẹ̀ kò sọ́mọ ayé òdí òsí bẹ̀ ayé òdí òní bẹ̀ ah ó tún lọ jẹ́ àwọn kíní ha ẹwọ ẹ̀tẹ̀tẹ̀ múra sí o ìjẹ́bù rẹ ti ń wo kíní kan o sí fẹ́ láwọn ọmọ ayé òní ayé ìsímọ́ se ń sẹ́nu nígbà tó wá fẹ́ ṣe ilé ìtàwọn ọmọ ayé òsí ń sẹ́nu ìkúlẹ̀tẹ̀ fíjọ́ sí èyí oúnjẹ

mo ti gbọ́ mo ti mọ́ ń gbọ́n kí ní ti kẹta wàhálà rẹ̀ ti pọ̀jù kí ni gíníkà gíníkà yóò àjò kọ́sí ilé yóò mọ̀ kí mọ́ lé yóò sì mọ̀ ká Kùránì ṣe gíníkà ah kò gbọ́nà ká Kùránì mọ́ bẹ́ẹ̀ ni Dàjálì ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn kéwù Dàjálì ti ṣiṣẹ́ already ìfẹ́ ẹ̀sìn wọ́n ti yọ́kù lọ́kàn àwọn èèyàn wọ́n wá fi replace pẹ̀lú ìfẹ́ ara ah nẹ́fẹ̀ẹ́ bá ń gbọ́ àwọn bàbá ní tó bá sọ fẹ́ ẹ̀kẹ́ nígbà pé ń gbọ́ ànàbí kódà kò ní kalára púpọ̀ ń gbọ́ ànàbí ẹ̀yìn wọ́n náà ìwọ̀ ẹ̀dá kan fílẹ̀ anábì ẹ̀ anábì ò sí gbèjà ìsìn ò sí gbèjà àmọ́jọ́ yẹ pé ah ìwọ̀n bú bàbá kìíní kan pé ah ó dé police station kíní ṣe ó ń bú bàbá lábájá mahabbatu nabi wada sallallahu alaihi wasallam so gbélé nǹkan gbàtàwà òjò alójú àti mọ̀ pé àti kìyàmọ̀ kìyàmọ̀ ti súnmọ́ náà oníkálùkù sí pàdé níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà olóníkálùkù wà mọ̀ pé ìwó lòdó ó kí a àsílẹ̀ lòdòdó àsílẹ̀ yìí nìran واصطلاحا kí wọ́n ń pè ní ṣùgbọ́tù nínú ìstìlá oní ma yalzam min adamihi al'adam wala yalzam min wujudihi wujudun wala adamun li dhatihi wọ́n ni tán pè ní ṣùgbọ́tù ní tó ṣe pé ma yalzam min adamihi al'adam in tó ṣe pé tí a bá ní a ní ní ta fẹ́ torí ẹ̀ ṣe tí n bá ti ní pass in ní wọlé a sì pé ṣarutun pass ni wala yalzam min wujudihi wujudun wala adam dhati àmọ́ kí ní pass kò mí gẹ́dẹ̀ dẹmú gbọ́dọ̀ wá wọlé tó bá ti ní pass o lè wọnú bí ìtú ẹni gé pass ń kọ́ o ṣáàrùtù ni tí ń bá ní ní wọlé àmọ́ kí sí pé tí ń bá ti wá ní dẹ̀dẹ̀mú tí n bá sàlùwàlá in lè kírun àmọ́ kẹrẹ pé tí má kí wá sàlùwàlá mọ́ gbúdọ̀ wá kírun in tẹ́ fi ń pè ní májẹ̀múnú tán pè ní ṣàkùtù májẹ̀mú kásì nǹkan ni kìkí ń ṣe pé dandan ní pé tàbá ti wá rí agbọ́dọ̀ kírun kìkí ń ṣe bẹ́ẹ̀ wa ṣurutu sọ́lá hiya ma yatawaqqafu alayha sihhatuha illa bi udhr àwọn tán pè ní tí ò bá sáwọn kìíní yìí ń bẹ́ ọlọ́run ní gba ìrún wa so àwọn ṣùrútù yìí ń kọ́ inṣáàlá abẹ́rẹ̀ sí dìmọ̀ dákọ̀ rẹ̀ níjòkó tó ń bọ̀ wà inṣáàlá kálíbà mọ̀ ipé àwọn mọ́jẹ̀mú kan tó yẹ ká pé ká tó kírun kì ń sàlùwà lánìkan mọ́jẹ̀mú sí kù tó yẹ ká pé ká tó kírun táwọn mọ́jẹ̀mú yóò bá ilé pé kò sí kẹ̀kẹ́ tọ́lọ́ bá so hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته